الحمد لله رب العالمين أمر بالتوحيد في الدين واتباع المرسلين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم المعاد وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من سائر العباد صلى الله عليه وعلى آله وأصحابه البررة الأمجاد وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أن لأولادكم عليكم حقوقا عباد الله إن الإسلام قد اعتنى بالذرار والأولاد عناية تامة لأن الأولاد والذراري هم أبناء الإسلام وهم الذين يخلفون آباءهم ويقومون بمهمات الإسلامية ولذلك يجب علينا يا رعاكم الله العناية بهم من قبل والديهم ومن قبل المجتمع جميعا لأن تربية الأولاد وتربيتهم على الإسلام وتربيتهم على الدين الدين الحنيف أمر صعب مهم وليس بيسير إلا ما, إلا ما يسره الله عليه لذلك يا رعاكم الله ينبغي علينا أن نعلم أولادنا معالم الإسلام ولا نتركهم سدى واعلموا أن صلاح الأولاد لا يكون أبدا إلا بأسباب يبذله الوالد ولا يصلح الولد إلا بهذه الأسباب فأول هذه الأسباب يا رعاكم الله نعمة الله وتوفيق الله فهذا هو أعلى الشيء فكم من والد فكم من والد أتعب نفسه في تربية ولده ومع ذلك صار عقا لوالديه بل بعضهم صار كافرا وقد يكون والده من من أهل التقوى ومن القدوة في الإسلام عباد الله فتوقفيق الله شيء مهم جدا فينبغي أن ندعو الله للأولاد الصالح ولذرية الصالحة ندعوه سرا وعلنا ونشتكي إليه هذا هو هو السبب الأول السبب الثاني يا رعاكم الله التركيز على تعليمهم الإسلام من الصغر والعناية به منذ أن بدأوا يعرفون شيئا ويميزون آه ويميزون الأشياء فينبغي للمسلم أن يبذل هذه الأسباب وغيرها من الأسباب الذي لا يسع الوقت لذكرها لأن الإنسان إذا مات انقطع عملك إذا مت أنت انقطع عملك إلا من ثلاث كما قال رسول الله صلى الله عليه وسلم صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو لك فينبغي أن, تربي أن نربي أولادنا ليكون سببا لدخولنا في الجنة وزيادتنا في الدرجات عند الله عباد الله داج داج ببو قيت رابا نكسسوني أن يراب سبحانه وتعالى بس نواين الله ورئو ìbáraláà àtọ́rọ alékún kí a ti gẹ̀rọ ọba fún anábíwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè ra àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà nábi náà ti táyò ní fi jáyé má ìbáraláà ẹni ká páyà ọlọ́run ọba ẹni ká sì lọ́mọ nípa àwọn ọmọ wa wọ́n lé àwọn ẹ̀tọ́ lórí wa àwọn ẹ̀tọ́ tó ga àwọn ẹ̀tọ́ tó ṣe pé téèyàn bá pé wọn èyí ó jẹjọ́ fún lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah ayé ta ń gbé lónìí dẹ́rùbàyàn púpọ̀ wípé e eh, generation wo ni ó kàn lórí ìyàn báyìí tí ó fi di pé wọ́n ma ti ṣe Islam nínú àwọn ọ̀ràn yìí generation wo ni ó kàn tí ó fi di pé ah, à bàbá àwọn kan ti jẹ́ mùsùlùmí rí Allah ń dẹ́rùbà yẹn gan pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí èèyàn rí láwùjọ nípa àwọn ọmọ mùsùlùmí pẹ̀lú bọ́n ṣe ń sayé àti bọ́n ṣe ń ṣẹ̀ṣẹ̀mí ẹ̀rí ọmọ mùsùlùmí mi wallahi ẹ̀ ní rí àpẹẹrẹ pé mùsùlùmí rárá ni kódà wọn kò fẹ́ ká máa ní mùsùlùmí ó kọ tí wọn ò irú ẹni bẹ́ẹ̀ sì rẹ̀ tọ̀ bóyá ní islam ó fi islam tí ẹ̀ tí kọ́kọ́ kò lórí ọmọ iléyìn gẹ́nẹ́ so àbí kó máa kó lọ díẹ̀díẹ̀ so tí tírù yẹn bá wá bímọ náà so irú islam ní orí àwọn ọmọdé lórí yóò di pé ah, our grandfather was yeah mommy our grandfather was a muslim oh who are those who are those who are those that are muslim so yóò wá di pé in tọ́mọ́ mọ̀ sọ nìyà ibadallah kí ló fa ibadallah torípa agbọ́láfáyé agbọ́láfáyé igan a sì kéré alkiyama alkiyama tọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala sọpọ̀ òun ni olótóbi jùlọ walal akhiratu khayrun laka minal ula alkiyama dájú aláwọ̀kọ́ yìí lọ agbọ́láfáyé púpọ̀ a sì ń sá kìtàkìtà báwa sì ń sá kìtàkìtà kódà ẹni tó ti dáa fún látara ìpáyọ̀ òsì yẹn ẹlòmíì mọ̀ pé kódà bóhun mọ́ ṣiṣẹ́ mọ́ láàrin 50 years so kódà iṣẹ́ kankan ò ní kàn àyàfi tó bá wọ ọlọ́run bọ̀ síbẹ̀síbẹ̀ náà yóò yìí rí àwọn ọmọ rẹ̀ náà ṣe rẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó wò pẹ́tọ̀ nínú àwọn ọmọ òun òun ti ẹ̀fẹ́ nínú ẹ̀sìn ọlọ́run bá yìí ìwá ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá yìí òun fẹ́ sacrifice àwọn méjì náà síbẹ̀ kán lọ mọ́ wá mẹ́sìn ọlọ́run bá yìí kán mọ́ tẹ́ká gbogbo tí ó ná wọn òun mọ̀ bá wọn gbọ́ ṣe òkú rẹ̀ níbẹ̀ ló yẹ kó rò bẹ́ irú ẹni bẹ́ẹ̀ kó ní òtún wá rò bẹ́ ọ̀ òun tún wá rò pé àà òun náà tún gbọ́dọ̀ strive ni so yóò wà máa rí ọmọ náà bẹ́ẹ̀ so ẹkà máa padà wá rí ni ọmọ wa máa jẹ́ àjàdí kìníkan àjàdí ọlájídé àjàdí a ọlájídé apology sẹ́ni tí bá ń jẹ́ báyìí so àjàdí a ọlájídé ehun kí ló wà ń bẹ̀ fún ìgbàtẹ́ padà lọ rí wéyà abdukini gani fala hawla wala quwwata illa billah ibadallah ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa pé ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara ẹ̀yin olùgbàwó òdodo ẹ ṣọ́ra yín àtàwọn ará ilé yín wa quduha an-nasu wal hijara in tí ó jẹ epo fún iná yẹn láwọn mẹ́ ènìyàn àtọkúta ọ̀ aláìhà malaikatun gilazun shidad a malaika tí wọ́n lè tí wọ́n burú náà wọ́n bẹ̀rọ la ya'suna Allaha ma amarahum o ní sẹ́lọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní kọ́ jùnà sí yán wa yaf'aluna ma yu'marun gbogbo tọ́lọ́wọ́ bá sì pàwọn láṣẹ na ma ń ṣe ibadallah ayé àwùjọ ń dẹ́rù báyàn àwùjọ ó fẹ́ rí ọmọ èèyàn bí àwùjọ ṣe rí òbí tí ò bá gbà ní ọ̀rọ̀ ọmọ rẹ̀ jákò mẹ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí òbí ò so wípé tọ́pọ̀lọpọ̀ òbí ò mọ̀ sọ náà nìyẹn tó mọ́ bá wá yáyà kó yàtọ̀ ìwà ni so obìnrin nǹkan rí tí ń fún ọ ẹ̀sùn obìnrin nǹkan rí so torí pé kò gbárírè so kò gbárírè kò gbá ẹ̀kọ́ islamu in tí ó jẹ kó láàánú òbí yẹn lọ́jọ́ iwájú kò ní so ó wá dàgbà ẹwà rọmọ ọmọ ti dàgbà ọmọ ti dàgbà yóò ti ọmọ 25 27 bàbá tó ń ṣe wàhálà láti jọ́ yìí tó ń ṣe wàhálà kí láti jọ́ yìí pé kó dáa fáwọn ọmọ kó dáa fáwọn mẹ́rẹ̀ẹ́rin òun ni ó sì tún máa bọ́ wọn ní gbogbo ìgbà yẹn so wà ló wà ní tánmà ìsinmi tó bìí rò pé tọ́mọ bá táwọn bá ti ń dàgbà ìsinmi yẹn òun mọ̀ rí ẹ̀tọ́ alhamdulillah wọ́n ti láwọn ọmọ ti ń dàgbà ń sì kò wá sí ìsinmi yẹn fún gbogbo tí ó tún mọ́ ilé rẹ̀ pé tọ́ eléyìí tó tún lọ ṣe báyìí eléyìí tó tún ní eléyìí tó tún ṣe báyìí fala hawla wala quwwata illa billah ibadallah àìmójútó sí ọlọ́run bá níbi àwọn ọmọ wa ló fà á tí àdánwò yìí fi ń wa ẹ̀rù ń báyàn gan ibadallah nípa ọjọ́ iwájú islam nípa àwọn ọmọ wa ẹ̀rù ń báyàn gan ìbádàlá àìmójútó ẹ̀kọ́ àwọn ọmọ wa nípa ìsìn àìmójútó ìrè wọn lórí ẹ̀sìn ọlọ́run ọba kódà àìkùnlá ìsìláàmù lára ọmọ ìbádàlá ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عباد الله Allah subhanahu wa ta'ala describes to us how the messengers of Allah how they will do on their deathbed and how they will make sure that during their life they train their child upon Islam and the legacy they would leave for their child is Islam. About Allah, no one is telling you that the wealth that Allah has given you, that you burn everything before you can enter the Jannah of Allah. And no one is telling you that the luxury that Allah has given you, you have to suffer and you have to become a poor person before you hand the, the, the, the pleasure of Allah. But no, that is not the case. But the important thing is you do not forget the great portion of Allah in your life. This is the important factor. Not that everything that has been that, that, that, we have been saying is that no, you just have to suffer before you can enter the Jannah. And you know, because you are rich, so you have to become poor because before you can enter the Jannah. No, ibad Allah. That is not what, what is being said. That is not the message of Islam. The message of Islam is that you should not forget the great portion of Allah in your life. The haqq, the haqq of Allah. You should always, give, you should, you should always give, give it precedence. This is what Islam is calling you to. So, about Allah, but in, in, in so many cases, we are forgetting this. And we are raising our children upon this. And that is why you will see that the children, they do not come to, the, come to the mosque when it is time for the salah. They do not come to mosque when it is time for the uh, for Jum'a. You do not see them listening to the khutbah. Such that it is those khutbah that they listen to that will motivate them to become men in the future. And they will be able to refer back to them. That ah, I had this and this. Ah, I once had this and this. But that is not the case, Ibad Allah. We have busied them with that which is less. And we have taken away that which is more important away from them. Ibadallah, Allah Allah will ask us, wala tus'alun. We are going to be asked about our children in Allah. How we train them upon Islam and how we left them upon Islam. Allah subhanahu wa ta'ala says that am kuntum shuhada or were you witnesses إذ حضر يعقوب الموت when death came upon Yaqub إذ قال لبنيه ما تعبدون من بعدي when he told his sons, What are you going to be worshipping after me? This is a father telling his sons, What are you going to be worshipping after me? Yaqub was asking his sons, What are you going to be worshipping after me? Subhanallah, ibadallah. A lot of fathers cannot boast of this today. That if they die today, their children are still going to con continue upon Islam. Why? Because they have failed in some, in, in some aspects. Maybe in choosing the partner in the first place Subhanallah, maybe the person you choose wrongly. And one of the first step to correction in life is admitting you have made, you have made a mistake. There is no honor in, in being blind to your mistake. So admitting that a person has made a mistake, that is one of the first step to correction. So maybe married a Christian, and out of love, out of blind love in the first place, he was unable to see what, what the repercussion of this for him in, in, in his future. And then after five children, and then he is now weak as a man, like he has grown old, or maybe due to some illnesses. And then you see the, the, the woman decides, okay, you know, because I am I'm, I'm, I am another tribe, and we are Christian in our tribe, you know, Christian dominated tribe. So you know, my children, I want them to be Christian, and then it it turns to a battle it turns to a battle. The, the father develops maybe heart problem, maybe so many things out of that. And then from that, he starts worrying. Maybe the, the, the, the mother is able to get two of the children to convert to Christianity. And then before you know it, the father is so fearful. And he cannot guarantee that when he dies, his, his children will continue upon Islam. Ibad Allah, this is the life that we are living today. This scenario I've described for you now is something that is happening in so many situations. More than, more than so many situations I can describe that I know of. About Allah, Allah will ask us about our children. TikTok, Instagram, and all of these things. They want to snatch our children from us. Allah has given you wealth. It does not mean you pamper your children to the level of the fact that you, you destroy them. Yes, you have been given wealth. There is no need to enhance your children with a device that will destroy them. Why give them a device that will destroy them? Device that you even you yourself you can't control it. We the adults with the phone, we, we do not have control over the phone. It is a lie, we do not have control over it. The phone controls us. Now you give that to your children. About Allah. We have a lot to account for in front of Allah subhanahu wa ta'ala. We ask Allah subhanahu wa ta'ala to, to ease our affairs. اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت روحة لنا من كل شر اللهم أصلح لنا أولادنا اللهم أصلح لنا أولادنا اللهم ثبتهم على الإسلام اللهم توفنا مسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لك حميد مجيد